بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ inna Allaha alimun khabir. ẹlẹ́ẹ̀kẹrin. akudu nikah. òun náà wá ní ìtakókó yìí. arkanuhu ṣùtùhù. àwọn orígun tó gbé ìtakókó yìí dání a gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ ṣe ṣùrútùhù mọ́ jẹ́ mú yìgì àwọn kọ̀díṣàn tó dé yìgì súnanuhù àwọn súnà tó bá wá àdáàbùhù àwọn ẹ̀kọ́ tó bá wá wọ́n mustahabbatuhu àti nǹkan tí a fẹ́ ká kún ètò wá hmm. kó tó díyàwó kó tó gbogbo obìnrin tí gbogbo ń tá sọ yóò pé tá fi gorí ẹ̀ ẹni ó gorí obìnrin bẹ́ẹ̀ haramu ni omi náà tó bá ara lẹ̀ gorí irun obìnrin bẹ́ẹ̀ kò tí ìlọ́kọ rí tẹ́lẹ̀ tí bí ṣẹlẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ kò tí ìyàwó tẹ́lẹ̀ tó bí ṣẹlẹ̀ wọ́n náà wọ́n ní ẹgbà ọgọ́rùn ẹgbà ọgọ́rùn ni ronú sọ́dún núr lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ẹgbọ́n tí ọlọ́ọ̀bọ̀ ọba Allah tó sọ ọlọ́ni wàzániyàtú wàzáni wàzániyàtú wàzáni azániyàtú wàzáni ọlọ́ni onísìnà lóbìnrin àti lọ́kùnrin fajiridu kulla wahidin minhuma mi'ata jalda ìkíní kejì ni wọ́n tọ́wọ́ bá bá ẹ̀nà wọn ní ọgbọ̀n ọgọ́rùn ẹgbà ọgọ́rùn kíni ọgọ́rùn ẹgbà wọ́n ni Basiru bọ́bí Sọfíyá wọ́n náà bọ́bí kí ló dé tó fi gun orí ẹ̀ lẹ́ẹ̀ní ìgì kí ló tó fi wọ́n rálẹ̀ fún lẹ́gbàjá ti mú wọn tán tàbí jẹ́wọ́ àdìmọ́tọ́rọ̀ kíká torí pé ká tó kíyàn tó ṣe kọ́mùtò hajj kí wọ́n tó gbé ìdájọ́ ẹ̀sìn léyàn lórí wọ́n ṣe sibat hmm. wọ́n fi ẹsẹ̀ ẹsẹ̀ yẹn rinlẹ̀ pé wọ́n dá ọdún tó bá ti wá rí ẹmú ẹnì kíní kejì wọn ní ẹgbà ọgọ́rùn ọgọ́rùn náà wala ta'khudkum bihima ra'fa ọlọ́run ní àánú ọ̀gbọ́dọ̀ gbé nítorí wọn fi dinillahi tó kọ́ ẹ̀sìn ọlọ́run

tí wọ́n wà witness ìjìyà wọn tí wọ́n wà wo ìjìyà wọn lórí pé lọ́pọ̀lọpọ̀ ìlú àwọn mùsùlùmí lẹ́gbẹ́tí ló ṣẹ̀ríà tí wọ́n bá fẹ́ ṣe hadu tí wọ́n bá fẹ́ ṣe ìjìyà fún ẹni tó bá dáràn kánú ọ̀ràn tí wọ́n máa dájá fún ṣe ìjìyà fún yàn ọjọ́ jímà ni hmm. báadà sọ̀látùl jímà ọjọ́ àkójọ wọ́n kọ̀ kéde ni bí ma bá ti sálámà tàn pé hadu kan mẹ́ta fẹ́ ṣe lé ni o àwọn tàbá lọ Saudi rí dáadáa tàà gbé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàà ń sọ yìí ò jẹ́ tuntun kò jẹ́ tuntun ẹ̀rì ìyẹn ni kọ̀lọ́kọ rí kò níyàwó rí kọ̀lọ́kọ rí kò níyàwó rí ó ti wá níyàwó lé tẹ́lẹ̀ ó ti lọ́kọ lé tẹ́lẹ̀ ló wá gorí omi ní ọ̀nà àìtọ́ tàbí ò náà tẹ́ra álẹ̀ fún ọkọ̀ ọlọ́gbọ̀n lọ́nà àìtọ́ ìyẹn ìṣẹ̀gbàmọ́ ikú arọ́jì arọ́jì ìsọlókùpá wọ́n pè nìkan ní maïs ọkùnrin ni maïs ọwọ́ ajẹ́wọ́ sinna tí kò ànábì kó ṣe sinna ìtà tó gùn ni ìbẹ̀nà àdé sọ́ẹ̀ àmì ọlọ́sọlókùpá ni bẹ́ẹ̀ náà ni alìmọ́dájú àjòhìníyà àlọ́gàmìdíyà obìnrin náà ni o náà ti lọ́kọ ń lé ó sì sìná o náà wá jẹ́wọ́ anúgbà lọ́sọ lókópa òun lọ́sọ wípé òun lóyún sínú sìná tó ń sí ti dóyún anábì wá ní tó bá rí bẹ́ẹ̀ kó lọ bímọ náà nígbò bímọ tán tó bímọ tán ó wá tó wá lẹ́ni tó yí pé fẹ́ kí anabi sí ìjìyà fún anábì ní kó tó lọ tọ́ ọmọ yẹn kọmọ yẹn lọ mú yàn ngbọ́n yẹn wá mú ọyàn tó tọ́ yẹn kí ó tó ń jẹ́ fúnra ara rẹ̀ ó wá padà wá bá náà nẹ́tọ́ sọ lókò torí pé yẹn ọ̀dẹ́sẹ̀ ọmọ sì náà ni ọkọ̀ dẹ́sẹ̀ torí ìdí ẹ̀ ìdájọ́ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sinata fi ṣeré lé nínú méjì mẹ́ta ń lé ọ̀kan tí ẹ̀sẹ̀ láìpẹ́ yìí ọ̀kan náà ọmọ kí omi àwọn àmì kan ó wá ní àfá mufasiri àdúgbò àwọn mufasiru àdúgbò àwọn ó kú ó sì yàwó méjì wọ́n ní kí wọ́n sopó olópò náà fẹ́ ṣe ọkọ̀ wọn ò so igi àwọn tẹ́ ikú Allahu Akbar alimufasir ó sì ní àfá lálùkù wá ní mọ́gbàrùgbà Ramadan fọ́nbẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ìyàwó méjèèjì tó ní wọ́n ní òní igi wọn ní igi lórí wọ́n bẹ́yìn àbá ẹni tí ọ̀bá ní igi lórí kò ìṣe ìyàwó ẹ̀ à ń gbé yẹ́ ẹ̀ lásán ní ẹ̀sì wádìí àti àjẹ́ sọ̀rọ̀ náà gbogbo àwọn ẹbí ìyàwó méjèèjì wọ́n ní àkódà sáàgbúrú ẹ̀rí àfáàsì ní oní tó alùkùránì tí wọ́n jẹ́nà gbogbo àwọn ọ̀dọ́bẹ̀ ilẹ̀ ìmìnà ṣe ẹ̀kọ́ ìrìnrìn bismillahirrahmanirrahim wa bihi nasta'in yàwó tí ń bẹ́lẹ̀ alimufasir kò só yìí léyàwó ẹ̀ lórí tí ẹwà máa bú jẹma ń gbé pé àfáà gan lọ́dà báyìí àfáà lálùkùránì ìgbésí ayé lónìí torí díẹ̀ ìgbésẹ̀ inú àwọn ìpìlẹ̀ ètò ìgbéyàwó mẹ́ta mùsùlùmí nípa àtàkókò yìgì tó wá rí yìgì yẹn wọ́n tún pè kíníkan ní akdu nikah ash-shar'i as-sahih akdu nikah ash-shar'i as-sahih tó bá ẹ̀sìn mu tó sì lálàáfíà ìyẹn máa ta kókó ìjọ bẹ̀sìn ìyẹn máa ta kókó ìjọ lálàáfíà ọ̀ràn ẹni kíta kókó ìyẹn kọ́ bẹ́ẹ̀sì mú kó sí lálàáfíà ẹ máa gbọ́ lọ́dọ̀ àwọn àfáwọn ní al-aqdu al-batil al-aqdu al-aqdu al-batil al-fasid al-fasid wọ́n ní ta kókó yìí tí ó dá tí ó wọlé wọ́n ta kókó yìí wọ́n kọ̀ wọlé koko ẹlẹ́ẹ̀karùn-ún alhuquq azawjiyya inú àwọn gbòǹgbò tó gbé ìlànà gbéyàwó dání ká lọ́kọ ká níyàwó òun náà nǹkan tá ń pè ní alhuquq walwajibatu azawjiyya alhuquq walwajibatu azawjiyya àwọn ojúṣe àwọn ẹ̀tọ́ tí máa bẹ láàrin ọkọ láya duties and rights rights and, and duties ẹ̀rì àkọ́kọ́ tọ́kọ́ tí ọkọ gbọ́dọ̀ kọ mọ̀ òun náà ni wàjìbátuhu wàjìbátuzauj kí ni nítorí kí n ṣe fóyàwó mi kí n lẹ́ẹ̀sìn fẹ́ kí n ṣe fóyàwó mi tí ẹ̀kọ́ ọmọ nì kó tó a ma òkóòkó ka alàzẹ̀wò játì ẹ̀tọ́ tó ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ ráìtì ẹ̀ kọ́kọ̀ béèrè díìtì lọ́kọ̀ ṣe torí pé alìwájib mọ̀kọ́bílì haq alìwájib mọ̀kọ́bílì haq ojúṣe ìlàáṣe tàbí béèrè ẹ̀tọ́ bẹ́ẹ̀nà lóbìnrin ìtọ́gbọ́dọ̀ kọ́ mọ́ ni wàjìbáàtùhà náà wà zawjiha èmi gẹ́gẹ́ bí obìnrin kí lọ kí n ṣe fọ́kọ mi tọ́gbọ́dọ̀ kọ́ mọ́ ni nítorí ọgbọ́dọ̀ kọ́ mọ̀ nìyẹn kó tó kan òkúkìkì aláàzẹ́ òjìkì kó tó wá kú kílẹ̀ tó ẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ mọ́lé ni kí la máa ń fà ẹ̀tọ́ la máa ń béèrè àṣìṣojúṣe bí ọkọ bá fẹ́ kọ́m̀pílẹ̀ ìyàwó ẹ̀ ẹ̀yìn ìyàwó mi ṣe báyìí sí mi kọ̀dáná fún mi ọkọ̀ orún fún mi sí wọ̀ pé tó sojúṣe ẹn ìyàwó ní ọkọ̀ òfin ló jẹ òfówó lẹ̀ òfówó kìníkanlẹ̀ owó kàrí tó sí sí sojúṣe ó sì wá ara gbogbo wa gbogbo aló ti gbogbo wa lórí gbogbo ayé bá dìtàn kan bá kí wọ́n ni wọ́n níjò lẹ́tà ń kàn sí ìwọ́de èèyàn pẹ́ débi iṣẹ́ kò sí human duty human rights, ló pọ̀ nísìn tàgbé lónìí ọ̀kan wá bọ́ta pé láláwúsá dújá bọ́ta lé ní pé àwọn tí a ń pẹ́ débi iṣẹ́ yìí àfikẹ́ máa gbé wọ́n yẹn jọba jẹ́ ẹgbọ́rí àbáwọn tí ó wà gbíṣẹ́ tí wọ́n tó wà gbíṣẹ́ my right my right my right tẹ́kọ̀ọ́ bọ́ọ̀dẹ̀ ní ìjẹmbá náà sí wọ́dé lọ́dọ̀ ìjọba kí ni wọ́n wá salary wọn kó increase wọ́n tẹ́bọ́ wá bẹ́lẹ̀ ìpèsè wọ́n náà sójú fún ìjọba jíbẹ́ndà ìjọ tó ń bèèrè ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ń bèèrè ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba sẹ́yìn sójú sẹ́yìn ìjọba abala kẹ́kọ́ olórí ó ní ojú ìtọ́gbọ́dọ̀ sí ọmọdé náà ní pẹ̀lú nìkan kò tó náà ní bẹ́lọ́pọ̀lọ́ gbogbo wa àtọmọdé àtàgbà right my right my right kò sí bí a ti ń tí a ti ń bèèrè right ẹ̀ láìsẹ̀ ojúṣe ọ̀kan náà àwọn àfáà tó ti lọ gbónúbà ti sí ní ilẹ̀ Jazairi ó ní ó ní ẹ̀fún ní ẹ̀tọ́ ẹ̀ gbogbo hmm. ẹ bá ṣojúṣe rẹ̀ ẹ ní ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni tó bá ṣojúṣe rẹ̀ tó túnmọ̀ gbẹjọ́ bá ṣojú rẹ̀ kò ní kò lẹ́tọ̀ọ́ torí díẹ̀ inú ètò gbéyàwó Islam kéèyàn tó tẹsẹ̀ bọ́ ọmọ fẹ́ níyàwó ọmọ fẹ́ lọ́kọ ọgbọ́ ọ̀pọ̀ ọmọ kí lójúṣe ẹ̀ náà what my duties ọkùnrin ó ṣe ọkùnrin ó rẹ. rẹ̀ obìnrin ó ṣe kíni obìnrin náà ó rẹ̀ yóò sì máa ṣe wá pé ọkùnrin àjàwó kalẹ̀ nísìn eyi meje ìsìn ara ọkùnrin lọ́dọ̀ ta lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó náà máa béèrè ẹ̀tọ́ tí ọ̀tọ́ sí lọ́dọ̀ lọ́dọ̀ ó wà nínú ìtí à máa mọ̀ nínú principle of marriage gbogbo dáa ń sọ yìí o kìí fò wá báyàn lé o kìí jábọ̀ òye kàn lójú oorun kó sì yé o ìbẹ̀rẹ̀ bàbá wá ń jọ wọ́n ní ìmọ̀lọ́lá dín ní ọgbógbé ìmọ̀lọ́lá dín ní ọgbógbé ìmọ̀lọ́lá dín lọ́ládì ní ọgbọ́n ògbé ìmọ̀ lọ́ládì ní ọgbọ́n ògbé ìmọ̀ lọ́ládì ní ọgbọ́n ògbé nínú bàbá tó ti lọ kòkè kò béèrè kòkè ó kò béèrè yóò ti ṣe là kòkè ó kò béèrè yóò ti ṣe là kòkè ó kò béèrè yóò ti ṣe là kòkè béèrè bóyú sí la anábì ní talabul ilm faridatun ala kulli muslim náà bó ní máa jálọ́ gbà wá àwọn kàmsàrà ń bí ní wíwá ìmọ̀ ọ̀ràn ẹni gbogbo mùsùlùmí inú ìyáwòdó dín Abu Hamid Muhammad al-Ghazali rahimahullah ngbàtí àfáà tó ṣe mọ̀tàlù mìíràn kọsìdín ó wá ń sọ pé ìmọ̀ tá ń sọ yẹn àwọn àṣùkán bẹ tí máa di ọ̀ràn yàn ó ní bẹ́ẹ̀ náà ní ọkùnrin bá bàlágà tó pé mo fẹ́ níyàwó ó ní ilmu zawaj ilmu nika ìmọ̀ ìfẹ́yàwó ó ti dọ̀ràn yàn lé lórí bẹ́ẹ̀ náà tó ló ń fẹ́ lọ ilé ọkọ ìmà fẹ́yàwó ìmà ìlọ́kọ ó ti dé ọ̀rìn ẹ̀lẹ́ lórí lè ní à ń fẹ́yàwó láì ní ìmà gbéyàwó à ń lọ́kọ láì ní ma ọkọ níní ìlójílé ayọ́dà ìbọ́dà ìdí ní òjílé ó tó ìpele kí ló ládé yẹn ìpele karùn ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹfà alìkìláfàátù àzàòjíyà alìkìláfàátù àzàòjíyà nù nǹkan tí ọkọ tó fẹ́ níyàwó tó fẹ́ gbélé ẹlẹ́rìnkalẹ̀ tí ó gbọ́dọ̀ mọ́mọ́ tí ó gbọ́dọ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ náà níyàwó tó fẹ́ tí ó gbọ́dọ̀ mọ́mọ́ òun náà ni tá ní èdè àìyedè gbọ́nmi sí omi òtó tí máa ṣẹlẹ̀ láàrin kálọ́kọ káláyà àwọn differences differences tí máa ṣẹlẹ̀ ọ̀rìn ká mọ́ ẹjọ́ kan brother kan bí léèrè pé kí ló tọ́pọ̀ àjẹ́ ọmọ ń jà náà why kí ló tọ́pọ̀ àjẹ́ ọmọ ń jà tí wọ́n lọ́bàá ara wọn ni hmm tó gbé kò ní experience kò sí gẹ́ni kò lẹ́ experience pé ẹnìkan wá sọ pé èmi àti ìyàwó mi o èmi àtọkọ mi o àláwọ̀ rí àjárí kò possible kò sí gẹ́ni kò possible mustahil kò sí àwọn ìgbàtàwọn anábí ọlọ́run morí bọ́m̀bẹ̀ anábí hmm. Muhammad sallallahu alaihi wasallam tó tó bá mórí bọ́ ń bẹ̀ ni kò ní jẹ́ sí màmá hmm. ah, àwọn ìyàwó ẹ̀ náà wọn pẹ́sẹ̀ jẹ́ ìyàwó tó dá tó wọn wọ́n dára wọn mí níjọ́ kan Umaru ń bá fúsá sọ̀rọ̀ ọmọ rẹ̀ láfúsá jẹ́ iwe ànábì ọmọ kékeré ni o ó lé lọ gbogbo ọdún ni Umaru wá ní ẹ má bá nàbí ìjà oníbẹ̀ ni àwọn ọmọ èèyàn ló dì látọ̀rọ̀ kí Jésù yóò sàlámà wọn ní dáadọ́ asálàmù fi kíní àwọn onídáhùn umaru lẹ́rù sí báyìí wọ́n ni kí ló fẹ́ bà wà lẹ́rù gbọ́kọ̀ wa ní kí ló fẹ́ bà wà lẹ́rù ebi ọkọ̀ wá ní níjọ́ kan ni àbákìrì wà náà bí ó débẹ̀ báyìí anábí àti àìsà wọ́n ń kò lọ ni tó gbóná janjan tínú bí àbákìrì pé á ah, ọmọ mi ní dà náà láàmú ó fẹ́ gbá àìsà báyìí arábíkà fọ́ gbá báyìí ó fọ́ dáadó ó ní màlọ́ màlọ́ màlọ́ ọba lọ ọ̀pọ̀ bá tún padà wá wọ́n rẹ́rìn lọ jẹ́ndọ́wọ́ ẹ̀kẹ́ ni tí a ń se gíní ó ní mo bá yín lórí ńgbà tẹ́ ń jẹ́ ẹ̀kùn tíjà ẹ̀ ń dọ́wẹ̀kẹ́ ẹ̀kùn mi tí ìdọ́wẹ̀kẹ́ tí a ní mọ́ fi sáwàdà pẹ̀lú àṣà pé ah ọfẹ́ gbẹ́ ẹ̀tán ti bá fọ́ dájú báyìí ọfẹ́ gbẹ́ ẹ̀tán ti bá fọ́ dájú báyìí لقد كان لكم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ilé ànábì nìyẹn o sallallahu alayhi wa sallam ilé kí nìyẹn ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rì tẹ́bá wo suratu azab aya 28 branch of dada 3 verse 28 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ilé ànábì sallallahu alayhi wa sallam abá kan kọjá ní Baitul rasul Baitul rasul ilé ànábì àsìkò dáa ń sọ ìgbà náà ìyàwó ànábì jẹ́ mẹ́sàn mélòó ó jẹ́ mẹ́sàn ìwọ́lọ́ yóò dá fáwọn ànábì ọlọ́n kan fẹ́ ọ̀tọ́ pọ̀ àwọn alágbọ̀ fẹ́ kọjá mẹ́rin mẹ́sàn ní a jẹ́ jọna kánàbì tó dé wọ́n ti forí korí wọ́n ti ṣe mítìn wọ́n bá ní tọ́kọ bá ti dé apàfẹ́ rí asìkí ni asìpàfẹ́ rí nǹkan báyìí ọ̀yẹ́ kó sí fún wa kò sí fún wa nǹkan báyìí ọ̀yẹ́ kó sí fún wa kò sí fún wa nǹkan báyìí kó sí fún wa kò sí fún wa bánàm ti dé wọ́n àfẹ́ wọ́n hmm. náà fẹ́ rí ẹ tó fẹ́ kí lé tó onísagídí mọ́ rí o ó fàyílẹ̀ gágẹ́ ní kí wọ́n rí ẹ yàrí ẹ anínú bá ẹlẹ́fẹ́ rí mi ó ti yá karùbá jókòó anínú bá jókòó sáàrin ìyàwó mélòó àwọn mẹ́sàn-án ìyàwó mélòó ìyàwó mẹ́sàn-án ní bá ń di máa ń di gbogbo jẹ́ ń fẹ́ gẹ́ bí àsóbin ọmọ bọ́kọ́ sí mọ́ hmm. yóò sì máa bèèrè nípa rẹ̀ ọ̀ka wọ́n náà tọ́bọ̀ anábì ọ̀pẹ́ kásagídá àwọn obìnrin sí tó ọ̀fẹ́ nù pẹ̀lú ogun lọ́ọ̀dọ́ ló máa ṣe fún ẹ̀ wàláhì máa ṣe fún ẹ̀ insha Allah sábẹ̀ lọ́hùn kí bó ẹ̀yìn dáadáa tó ń bọ̀ wájú ikú sáàdé èmi náà bá sọ́rú yẹn láà ilé òní tó ìntọ́kàn ní ń bèèrè lọ́wọ́ ẹ̀ ìntọ́kàn ló ń bèèrè lọ́wọ́ ẹ̀yìn wá gbọ́ nígbàjẹ́ wá gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ ìjọ náà lọ́n wọ́n nígbàjẹ́ tó ń sọ̀rọ̀ ìlọ wá wá bá ọmọ ẹ̀ láàrin àwọn ìyàwó umaru bá ọmọ ẹ̀ láàrin àwọn ìyàwó afsan ya ọlọ́ni muhammad tí àwọn ìyàwó ẹjọ báyìí ọlọ́run wá sọ bá ọ̀rọ̀ tó dúlẹ̀ yóò má bá wọn jà o má tó kíni má bá wọn jà má dàrú mọ́ wọn náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹni kọ́ sáà sọ fún wọn kulli azwajik sọ gbogbo ìyàwó tí a ń bẹ wájú ẹ máa sọ fún àti àjẹ́ ẹ máa sọ báyìí pé in kuntunna turidna al-hayata ad-dunya tó ẹgbẹ́ ilé ayé bá ń fẹ́ yóyó yíyan ayé bá ń fẹ́ wa zinataha àti ọ̀ṣọ́ bẹ́ẹ̀ kẹ ma gbádùn ayé kẹ jẹ tó wùí kẹ wọ́n tó wùí kẹ ẹ̀sùn tó wùí lẹ́bá ń fẹ́ fata alayin ẹ ma bọ̀ náà umattikunna wa usarrihkunna sarahan jamila gbogbo dẹ́fẹ́ pátá ni máa fún yín ṣùgbọ́n o máa kọ̀ yín o Allahu Akbar kan ni o an option ọlọ́ọ̀bá sílé ayé yẹn fún mi máa gbogbo ń dẹ́ fẹ́ nígbàdùn lẹ́rìn ṣùgbọ́n máa kọ yìí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bẹ́ẹ̀ bá ti ń gbà tán kálukọ́ lọ sílé bàbá rẹ̀ bá ti ṣe ìdà tán o Allahu Akbar Allahu Akbar kálukọ́ sí kí yóò padà sílé bàbá rẹ̀ lẹ́yìn ìdà ó yà ń so wa in kuntunna turidna Allah wa àtòjúṣẹlẹ̀ lẹ́bá wá ń fẹ́ wà dáàrọ̀ ààfihàn láti fàdí kìámà fa iná lọ́ha àdàlì mọ̀síná ọlọ́run ti palé sílẹ̀ fáwọn ẹni rẹ̀ lóbìnrin ilmọ̀síná ti mi kún ní àjọrọ̀ àzúyìmá ẹ̀sán ẹ̀sán ẹ̀sán tó bí bẹ lọ́dọ̀ ọlọ́run tó ti palẹ̀ lédè fún yín o take one you have option you have options take one Allahu akbar kálukú sọrí kọ́ òun mo fẹ́ mú báyìí torí ilé ẹ̀ náà rẹ obìnrin tó fẹ́ ọkùn ọfẹ́ ọkùnrin mùsùlùmí tàbọ̀ fí àfẹ́ ẹ̀sìn mú kanu méjì ní sáyé lọ fẹ́ jẹ lọ́dọ̀ ẹ̀ àbíkẹ́jọ wà lìjẹ́ náà anábíwá bẹ̀rẹ̀ wọ́n láìṣẹ̀ lọ́kọ́gùn sánàbí Aisha ìwọ̀lómú ó ní ikhtatullah wa rasulahu wa daral akhirah mo mú ọlọ́run mo mú òjíṣẹ́ rẹ̀ mo má lè kí a mú radiyallahu ta'ala anha ẹ̀rẹ̀ obìnrin kejì náà ìta ìṣàwí lónáà wí obìnrin kẹta náà níta ìṣàwé ló náà wí obìnrin kẹrin náà níta ìṣàwé ló náà wí tẹ́ lónà mẹ́sẹ̀sán radiyallahu anhum ajma'in nǹkan kan náà ni àjọ wí ní àpapọ̀ torí díẹ̀ ibi àti lọ náà ni pé nínú nǹkan tá a máa ń mọ̀ tá a bá fẹ́yàwó tá tí máa ṣẹ̀ láàrin ọkọ àtìyàwó báwo làá ṣe mẹ́lẹ̀jì ẹ̀ management bóòlà ṣe cope bóòlà ọkọ̀ ṣe cope pẹ̀lú ìjà ilẹ̀ tí máa ṣẹ̀ láàrin ọkọ àtàyà ètò wa parí ẹ̀ pátápátá tí ìṣẹ̀lẹ̀ keje òun náà ni atọ́láàkù atọ́láàkù atọlaq divorce ọ̀rọ̀ yẹn ní kí ọkùnrin kẹ́kọ̀ọ́ kí là ń pé tọ̀láàkù kóbi náà ma dá ní ìkọ ọkọ sílẹ̀ kọ́kùn náà ma ìkọ obìnrin sílẹ̀ àti àwọn òfin tó dé gbà ìgbẹ́ ìbọn ẹnu ilé yóò ó kẹ́rọ baba ọgbàlé bàbá ẹ̀ lọ ilé lóògùn ẹ̀ láàrin ẹ̀mí rẹ̀ nígbà tó náà sì máa kankan tó náà kú màkà aláìmọ̀kan náà bá máa di ẹrù mi ni máa lọ tó bá kẹ́kọ̀ọ́ ni ọ̀sọ̀gbọ́ tí ó máa kankan kò tí máa kankan tí bá ń lo fẹ́mi tí bá ti fẹ́ra wa nù bí marriage ní process they are part of the process their eh, process ẹni tó bá ká bẹ̀rẹ̀ process their bẹ̀rẹ̀ process ẹ. Eh? simon wo ẹni tí ń sọ̀rọ̀ yìí o kọ́ mọ bí ọjọ́ ọ̀daràn àti tọ́jà láì màkàdé ìyàwó tó ló ń kọ́ yìí ń ṣẹ̀jọ́ oṣooṣù lọ́wọ́ èèwọ̀ ni kò bá súnà mú kíyàwó máa ṣẹ̀jọ́ oṣooṣù lọ́wọ́ kọlọ́ọ̀kọ́ yóò fi ọrẹ rìn débi tó bá mọ fíkìú yóò fi ọrẹ ló fi ní ẹ̀rin dánsálẹ̀ mi <laughs> ọkọ ìyàwó sásìkò ní máa kọ obìnrin ìyàwó tàbóbìnrin dá ó sì bá sùn lẹ́yìn ìgbà tó jẹ́ dá ó fi pé à ọgbà gbé ló sí ó sì kan ọ̀rọ̀ tó ń ó sì kan kó tó bẹ̀rẹ̀ mo tún ní one month tàbá fẹ́ kò gbé sílẹ̀ tó jẹ súnà nígbà tẹ́jọ oṣù ẹ̀ bá dá táàsì bá sí ó lásìkò nígbà tá bá dórí divorce eléyìí ni àwọn principles tí ó gbọ́dọ̀ yé mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórí ètò ìgbéyàwó ẹ bá ti wá mẹ́lẹ̀ tó máa fi kókó mélòó kókó mélòó kókó méje torí ìdí ẹ̀ mabadihul amma lizzawaj olóògbòlọ́dọ̀ ọlọ́run a ti sọ fún adọ́lẹ̀ pé a ní pẹ́ pọ̀ lẹ́nì ìgbé tó mìí tó wà oríbi tí a dò sí ní ẹni rẹ̀ ọlọ́run bá tó ń sọ ajú oṣù tó ń bọ̀ lọ àmú lọ́kọ̀ọ̀kan a máa sàlàyé lọ́kọ̀ọ̀kan iṣẹ́ tí mẹ́wájú ẹ̀ ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àgbàlọ́jẹ́ ni ọmọdé lọ́jẹ́ ni tó bá gbúlò tọ́ ìgbésẹ̀ ayé lọ́kọláya bá fẹ́ mọ̀ àwọn nǹkan tí ó yé wa rẹ̀ àwọn nǹkan tí ó yé wa tí gbogbo ẹ̀fí ń dàrú rẹ̀ tí láì fi gbó seré ilé ìlójúṣe táwa àfáà ní tàgbọ́sí fáwọn jàmá kí jàmá náà wá fààyè lẹ̀ láti kọ́kọ́ ẹ̀sìn àwọn àfáà kan fẹ́ kọ́ alẹ́sìn àwọ̀ ráyè fún asọ̀rọ̀ àwọn kan náà inú àwọn tí wọ́n fẹ́ kẹ́sìn táwọn bá ráyè fún wọn torí díẹ̀ ẹ̀sìn wò lẹ́làáfíà àbí káàbà ráyè fún wa láti kọ́ alẹ́sìn káà náà ráyè láti kọ́ ẹ̀sìn àbá bá ti kọ́ alẹ́sìn náà kọ́ dángájá ń tọba fẹ́ kọ́ wa ní tí ọba yé gbóbi àwọn tó bá yé léèrè ọlọ́ni fásitì àlú alàdíkiri Allah la ilaha illallah